الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقف الله سبحانه وتعالى أترى لكم كاتي قفان نبي محمد صلى الله عليه وآله وسلم أما في تلاقبرتان شيئا لا يفور والله fún àwa mùsùlùmí lápapọ̀ ọ̀nà ni àwọn ọ̀rọ̀ ta ní bùkátà sí ní ayé wa ti ní alkiyama wa àwọn ọ̀ta ní pàtàkì tó ní wípé tó ní kálùkù wa bá dákẹ́lé ní tàbá sí wọ́ṣẹ́ láyé ǹjẹ́ wa ta'ala àbẹ́yò ní mú rí bọ́ òun ló fi pàtàkì ká máa ṣe àlàyé àwọn tó bá a dẹ̀ dákẹ́ kí ni di torí ọlọ́bàá sọ́nà Qur'an ọlọ́ni wal asr ọlọ́run búra pẹ̀lú ọwọ́ ìgbẹ̀yìn ayé nírú àwọn àsìkò táwà iná dẹ̀ ni innal insana lafi khusr dájúdájú gbogbo èèyàn pátápátá náà ti wà nínú òfò illa alladhina amanu wa amilus salihat àfi àwọn tí wọ́n bá ní tí wọ́n dẹ̀ ń gbara wọn níyànjú pẹ̀lú òdodo wọ́n dẹ̀ ń gbara wọn níyànjú pẹ̀lú ìmáṣe sùúrù ayé wọ́n bára wọn sọ ọ̀rọ̀ Ọlọ́run ọba lójoojúmọ́ lóòrèkóòrè wọ́n dẹ̀ ń gbara wọn níyànjú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà dẹ̀ ń gbara wọn níyànjú pẹ̀lú sùúrù ìpẹjá òkú kaka tẹ́lẹ̀ náà kò sí kíyàn fi wà aljanna ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala léètọ́ lọ́wọ́ bá pèsè kalẹ̀ fún àwọn olùgbàgbọ́ dodo léètọ́ na bí jẹ́jẹ́ wa sallallahu alaihi wasallam wípé inú janna yóò kọ́ ìbẹ̀m̀bẹ̀ ma la aynun ra'at wala udunun sami'at wala khatara bi bali ahadin min albashar ń bẹ nínú àti nǹkan tí ò kanlẹ̀ kọjá lórí ọkàn ẹnìkankan rí kò fìgbà kan kọjá lórí ọkàn ẹnìkankan rí pé àkíntí ẹ̀ imagine bí irú ìgbádùn yóò ṣe rí ibi tí wọ́n ti rí pé ìgbádùn yóò ṣe imagine ó ní wípé ìgbádùn yóò continue gbére ni kò ní tánmá yóò tún wá máa lágbára sí ni wọ́n ti rí pé kò ṣe imagine ma báyìí yóò tún máa lágbára sí bí ó ṣe ń kọjá lọ yẹn bẹ́ẹ̀ ni ó ṣe máa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà èyí tó wà mọ́ orú ní iná náà ipé iná náà tó wá ń bẹ́ o tó ń náà tó ní kaná o tó bá tún wọná ìyà yóò dẹ̀ máa lè lọ ní ìyà iná ma ìyà náà gẹ́gẹ́ bí gbádùn àlìjánà sí ni ìyà náà máa lè lọ òun náà níbi tí ó dé tí yóò a máa kọ̀mpíà méjèèjì papọ̀ pé ẹwà èwo ni mo fẹ́nu méjèèjì èwo ló pè mi èyí tó bá ti wá pèrè nínú méjèèjì onú àmọ́ síṣẹ́ tọ̀ gbogbo láìfù tí ẹ̀ bí ó sì wá máa live láìfù bí ó máa direct láìfù tí ẹ̀ lọ síbi èyí tó fẹ́ ẹni àmìyàn tó wò bá fẹ́ nǹkan ṣe tẹ̀ tó wò ó náà pé iná òun ló pè mi gbogbo ìgbésí ayé tí ẹ̀ ibi tí ó ti mọ̀ rí ẹni ẹni àbí ọlọ́ọ̀bà kó dákùn gbogbo tí ẹmọ́ ṣe tí ẹmọ́ fi ń lẹ́tọ̀ sí ọlọ́wọ́ bá dákùn gbíwà jìnà sí tẹ́yẹnyẹ ilé lọ afá láàfin ṣàlàyé pé èyí tó wá burú jù nínú tí wọ́n ń subhanahu wa ta'ala àbí ìmọ̀ kó tako islam yẹn because islam yẹn lọ́lọ́wọ́ fi protect yẹn ipi tọ́ wọ́kú ní musulmi àbí ọdẹ àmúforíjì ọdẹ ìwó ti ẹjẹyà àmúsì padà rí àánú ọlọ́wọ́ba in tó ṣẹlẹ̀ tán fàfíwá ní láti mọ́ ọkọ̀ tíkà ní pé bọ́gbọ̀n bó ṣe clear tó bí áyà nínú Qur'an bó ṣe gbé wá tó clear àwọn ayat àwọn ahadith bẹ́ẹ̀ làwọn èèyàn ti wá tún sọ̀nù tó ń bẹ̀ náà ó wá di pé ní tán pè lẹ́gbọ́ gangan wọ́n bẹ̀rẹ̀ wọ́n wá rí branded ọ̀rán pè ló kọ̀mí fáwọn èèyàn wọ́n ń pè ní àtàwásùl wàlúwàsílà wàtàlábù shafa'a wọ́n ma pè ní àtàwásùl ipé àkàwọn wá súnmọ́ Ọlọ́run ni wàtàkọ́bùrùbù wàlúwàsílà ilé à ń ṣe àkànsọ̀ sọ́dọ̀ Ọlọ́run ni kẹ́ ṣe bá ń wá bá wọ́n wọ́n fún láwọn orúkọ orísìírísìírísìí báyìí láwọn ọmọ tó ṣe pé zuhruful qawli wa zura àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó kàn tí wọ́n dẹni tán dẹni irọ́ pọ́nbélé ló wà nínú rẹ̀ irọ́ pọ́nbélé ni but tí wọ́n bá ti mọ́ tán pè lẹ́bọ́ kò sí mọ́sí ilé pọ́n tó tán bá pọ́n so ibi tó hádínà ni wípé hadha naw'ani wa yaqulu hadha

wọ́n ni hadha rajulun salihun lahu makanatun inda Allah ṣe bẹ́ẹ̀ ni relele tó ní makana ó nípò níwájú Ọlọ́run ba fa ana ataqarrabu ilayhi min ajli an yuqarribuni ila Allah èmi wá ń wá ìsúnmọ́ ẹni rẹ̀ yìí kẹ́ni rẹ̀ yìí bá súnmí mọ́lọ́run hadhihi hujjatuhu eléyìí ni in tán pèlẹ́rì tí wọ́n wo wa hujjatul mushrikina al eléyìí náà ni ìjẹ́rìí táwọn ẹlẹ́bù àkọ́kọ́ tá máa ń ṣe lẹ́fìrí pàwọn tó bá ń takọ̀ ọlọ́ọ̀bá wọ́n ní ẹ̀rí philosophy na máa lò <clears throat> ẹ̀yìn tó ti lè jẹ́ pé báyìí máa sọ pé mọ́ ni ìgbà tọ́lọ̀ bá ń sọ nípa àwọn ẹlẹ́bù ànánà ìpé ọlọ́ọ̀ni walladhina takhadhu min dunihi awliyaa àwọn tí wọ́n mú àwọn awliyaa àwọn ma na abúdóhùn ta ba challenge wọ́n pé kí ló tẹ̀fí pé àwọn tó wà ní sàárì wọ́n ni ma na abúdóhùn kí sí pán jọ́sì fún ọwọ́ illa li yuqarribuna ila Allahi zulfa tí ba ń ṣe awon à wa ni so ya Abdul Qadir atif alayya lóòtọ́ mú ń pé ibadallah rijalallah lóòtọ́ ni àwọn àṣíyáhù mú ń kéèkè gbogbo àbí àtàwọn rọ̀wáníyà eh, bí mo ṣe ń pè wọ́n yíò mú ń pè wọ́n kán lè bá sún wa mọ́lọ́un ni mo fẹ́ jẹ́ kán ma sún wa mọ́lọ́un ni òun láfí ń lọ sí ìsàárè jami ìbúlálà tí má ti lọ sí ìsàárè ọba yíò tàbá ti kéèkè bàbá ìwọ bàbá ò ìwọ bàbá ò ìntorí ẹ̀ láfí ń lọ sí ìsàárè tájù ládábí àti zaruko àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báyìí àwọn sàárè sàárè tó ti dòsà yẹn ìdítà fi ń lọ nù ìdítà fi ń lọ ilé ìdánù láti lọ síbi ìdá ibi sàárè wọn ibi sàárè ààrẹ ni ọlọ́run ìdítà fi ń jẹ ẹ̀pẹ́ sàárè nù ta fi fi ń fọ́kọ mu ìdí ni wípé ìdítà fi ń tàmẹ́ sàhábìlì kòmóòrò fọwọ́ pa sàárè ta mọ̀ yíra mọ́lẹ̀bí sàárè táàmà kéèkì àwọn ẹni ọlọ́run ìdí ta fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé lè kọ́gbùrì bú ná ìlàlọ́ ìzúlfà kẹ́lẹ̀bà súnwà mọ́lọ́run ni ìdí ni wípé àwọn ti súnmọ́lọ́wọ̀ rẹ́dì afẹ́jẹ́ káwọn wá súnwà náà mọ́lọ́wọ̀ bá eléyìí ni ni ẹ ẹ̀rí wọ́n tán mọ́ lónìí ẹ ìgbàtàwọn ilé ti súnmọ́lọ́wọ́

wọ́lò mọ́ kẹ́kẹ́ àwọn ti súnmọ́ Ọlọ́run ni a kà ń fà àwọn súnmọ́ Ọlọ́run tí wọ́n ni àwa sí Kùránì fún wọn pé a ṣègbó sáà ní kalágbáwá ó yá kí lọ́lọ́ bá ń sọ bí Ọlọ́run ni in táwọn ẹlẹ́bù àkọ́kọ́ sọ náà ni ẹ pé ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa Ọlọ́run bàbá ní pé Sheikh Fawzan wani ayé má ja'alnahum shuraka'a lillah kí sí pá fún wọ́n sí ogun pẹ̀lú Ọlọ́run ولكن جعلناهم وسائط يقربونا يقربوننا اما ان في وان سي alárìnà ní kẹlìbà sún amọ́lọ́run wallahu sammahu shirkan ọlọ́wà lẹ́bọ́ ni ló jẹ́ pé nínú táwọn ahlul batil ní wípé kí wọ́n máa fún nǹkan ní orú kama change okọ̀ nǹkan kí ní ọ̀tọ̀ ní rí o wọ́n mi ẹjẹ́ fún ní example àwọn ní hadith anẹ́bà wọn sallallahu sọ hadith ẹbẹ̀rin sọ Bukhari anẹ́bì ni pé àwọn ẹnìkan bọ̀ wá ní ẹ̀yìn mi yastahilluna al-hira wal-harir wal-khamr àwọn ilé yóò ma ṣe wọ́n ma pàmítì abẹ́ obìnrin zina wọ́n ṣe lẹ́tọ̀ léètí ànẹ́bì ní àrámù ní fọ́kùnrin al'umma àwọn sọ́dẹ̀ tọ́nà wọn wọ́n ni àwọn hadith mi tánàbí jẹ́ yíwa pé àwọn èèyàn ó sọ àwọn tí díẹ̀ tó àti gbogbo ẹ̀ wọ́n mọ̀ pẹ̀lú ọkọ̀ mi ẹ lóòtọ́ tí ni àmá wọ́n wà fọ́lọ́kọ̀ mi ọtí náà ni wọ́n wà fọ́lọ́wọ́ beautiful names ó mọ̀ gbọ́ origin ẹ̀sì bí pìlẹ̀ lọ́rigin no kíníkan wọ́n wà fọ́lọ́wọ́ kọ orísìírísìí ọtí náà dẹ̀ nẹ́sìí zinana wọ́n fọ́lọ́kọ̀ tó pọ̀ kan wọ́n kọ́ sugar daddy sugar mommy. boyfriend courtship àti ọ̀bẹ̀ lọ báyẹ̀ gbogbo ilé iná kọ́ zinana gbogbo ẹ̀ akam beautify rẹ̀ ni nínú táwọn mọ̀tẹ̀lúnù wa mọ́ sí ní kí wọ́n rí pé kí ní mọ́ di àwọn èèyàn pàápàá jùlọ àwọn tí wọ́n change okọ̀ kí ní yẹn wọ́n wá fúnlókọ̀ kan tí ó dùn wọ́n lè fúnlókọ̀ ìgbó kan kìníkà kìníkà kìníkà wọ́n wá wọ́n ní pé no no no no no no no kìí ṣe kí bóyá it is not that we are fornicating no kìí ṣe fornication wọ́n wà fúnlọ́kọ̀ ní bó sì mọ́ ṣe nìyẹn gẹ́gẹ́ bẹ̀rẹ̀ lẹ́bọ́ in tí ó jẹ́bọ́ gẹ́gẹ́gẹ́ ọwá tí ìlú ọkùnrin padà lẹ́fẹ̀ẹ́ nínú sẹ́ta àwọn àfáà tí wọ́n ṣe nínú rí láti fi neutralize eh, Islam àti èyí tẹ́bàlù táwọn mọ́ pẹ̀lẹ́sì àbáláyé kìí sí sólẹ̀sì àbáláyé ẹ̀sìn àgbélẹ̀rọ ni inú tán ṣe láti fi neutralize wípé

so ló jẹ́ pé èyàn tó bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ gbọ́ ọ̀rìn ó ti ẹ̀tọ́ ọ̀rẹ́ gbọ́ yìí ó gbọ́dọ̀ gbọ́ yìí in tó tó tó bá gbọ́ nǹkan ní ìyẹmọ́ láyé tí ẹ ọ̀rọ̀ ẹbọ àti tàwírí ó gbọ́dọ̀ mọ́ délẹ̀ ó tú ó gbọ́dọ̀ lé túsù désàlẹ̀ kòkò tó má ti ń change okọ̀ rẹ̀ nínú ẹdú ẹdú ẹdú ẹdú ẹdú ẹ jẹ́ ká tún kìíní analyze ṣe ń tẹ́ ń sọ ní wípé a mọ̀ padà sọ́dọ̀ kìíní àbí a mọ̀ no kí ṣe pẹ́ ń

ah kí ni kí sí kí bóyá èyàn fi ń ṣẹbọ àbí inú ó kàn síngbẹ́rẹ́ 21 sí bí ní ó kàn sí tó bá ti síngbẹ́rẹ́ no kí sí kí bóyá ò ní ṣẹbọ nínú rárá a sì bọ̀ ogun kìíní káàbọ̀ owó sínú pépà no kí ń ṣẹbọ orípò sáà lọ sí Ṣàngó ó kàn fi kíyàn sábẹ́ bẹ́ẹ̀dì ní ó kàn máa sùn lé ní kìí bóyá gẹ́gẹ́ bóyá kódà àjọ̀lọ kí mìíràn ó ti pẹ̀lú àríyà àjọ̀lọ kí báwọn alágbàkó yẹn ṣe mọ́ sí inú ló jẹ́ pé àwọn àfáà tán sọ tán sọ àwọn ẹ̀dẹ́lẹ́bọ̀ yóò kọ́ àwọn ní bùkátà sí kí ẹ̀mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ wọn because in táwọn ọlọ́sùn òṣogbo rí sí in táwọn ọlọ́ẹ̀kínẹ́gbẹ̀ ọdọ́dọ̀ lásù àwọn ẹlẹ́yọ̀ àwọn elégún tí wọ́n rí sí láti bí i 100 years ago láti fi convert àwọn èèyàn sínú ẹ̀sìn wọn àwọn tán pẹ̀lú àwọn láàfáà wọ́n ó ṣe láàrin ọjọ́ kan ah nígbàtàwọn sọ àwọn ìkàlọ́mọ́sógún ìgbogbo láti lọ gbogbo ṣe ń sọ́dọ̀ àwọn onífàní àtàwọn onídẹ́ ìmínú wọ́n sọ ìkanú wọ́n sọ ó ní òun lo 18 years lọ́dọ̀ àwọn àlìjẹ̀nú nínú omi wọ́n dákọ̀ ọ̀dọ̀ záwúrù ọmọ záwúrà kíní ń sàn dákọ̀ àwọn orúkọ kíkìkìkì wọ́n wá fún ọlọ́pàá kan kíníkàkíní kan àwọn àlìjẹ̀nú ìgbàwó ẹ̀dẹ́kùn nígbà táfà bá ń fi ṣe pé bá fi ń proud ipò lóbi 18 years lọ́dọ̀ àwọn àlìjẹ̀nú nínú tọ́mọ́sọ́n pàtàkì àdàbì onígbé lọ sínú gbó ó wá lọ ń wá ọ̀pá ó wá lọ ń wá agbára káàkiri ó wá ráwà àlìjẹ̀nú kódà òun àtàwọn ẹranko wọ́n lẹ́ padàjọ mọ́ ń sọ̀rọ̀ wọn àtàwọn ejò ó gbọ́ èdè tejò sọ ejò láá ó gbọ́ èdè tewúrẹ́ ń sọ èdè tàbí ẹ̀ ń sọ gbogbo èdè ayé tẹ́yẹ ló nítorí kí ni o àwọn àlìjẹ̀nú ẹbọ náà ni gbogbo èdè

àlìjẹ̀nú ẹ̀sẹ̀ tó pa má in tó wà ní ẹ̀sẹ̀ pé bẹ́ẹ̀ ni àlìjẹ̀nú bẹ lóòtọ́ àmọ́nà ti jí ó pé wọ́n sọ ìdílé rí ibú èèyàn ní tẹ́ bá bá wọn ní connection sẹ́wàrí táwọn yẹn ṣe kódà mọ́jọ yọ lẹ́nu tó bá rí tẹ́yẹ máa ń rìn lórí omi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀yẹ́ lè máa lórí atẹ́gùnbà tó rí bá afákídí ní wàláhì ó dẹ̀ ṣẹlẹ̀ lóòtọ́ ni ẹ̀yìn àti jínnù wọ́n jọ mọ́ ní agreement ni dújé pé mú sórí tó bá fẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tàfẹ́ jọmọ lóra yín tó bá fẹ́ wọlé o inú tí wọ́n ní kó ṣe àkọ́kọ́ ní kí ó gùn lórí lè pé ó ti di kèfèrí so tó bá dáfà tí ń lọ́lẹ̀ jẹ̀nú wà láì kìgbọ̀n imagine ẹgbẹ́ kó fẹ́ bí sàlúwàlá wọ́n náà mọ̀ fún ààrẹ pé ó ti di kèfèrí ọ̀rẹ́ dì báyìí ó ti di kèfèrí àbíkẹ́ ní pé kó lọ mú Kùránì kó lọ yá kó wá lọ tọ́ilẹ̀tì kó lọ fi yanjú ara rẹ̀ ní tọ́ilẹ̀tì so tó bá ti sétẹ́ step aláwọ̀kọ́ ni ẹgbẹ́ ó hẹ́ ẹ̀yà fa intanet ṣe o mo شرح الواجبات المتحتمات المعرفة على كل مسلم ومسلمة olóbìnrin yìí ń jọ kan ó rí ìyá kan tí ìyá yẹn ń fi ìgbálẹ̀ fi rìn ní ma fi ń fò káàkiri ó ń sọ fún ìyá pé gbogbo tí rú agbára yìí kíṣọ́ inú àkíṣọ́ àtàgbára ni tọ́nà kíṣọ́ àtàgbára ni wọ́n bí lọ́wọ́ ya ipé gbogbo tí rú agbára yìí ó wá lóhun lọ síbìkan lálẹ́ ọjọ́ kan lóhun bó ṣe dé bẹ́ẹ̀ ni bó ṣe ráwọn ọkùnrin kanù bí ìgbà tán bá dẹ̀ orúkòdù jẹ́ sí rí nígbàtí ẹ̀bá dókòdù ẹni ìlò narrate fún àwọn sahaba nígbà tó rí àwọn búrí tán bí ìgbà tí orí wọn bá wà lẹ́sẹ̀ wọn tẹ́sẹ̀ wọn sáà wà débẹ̀ a ní kí ló fẹ́ olóòfẹ́ nǹkan báyìí wọ́n ní lọ sínú ibẹ̀ omi tó wà lọ́ọ̀kan kó lọ́tọ̀ sí ní

tí ìbá gbàgbé mi ìrùwáyà bí i ẹ̀sìn bí i ẹ̀sìn kan kò nínú ọ láti ìrùwáyà mi báyìí wọ́n wá sọ fún pé ẹ̀hẹ́ tí ó rí ìmánì rẹ̀ ló ti kò nínú ọkàn rẹ̀ ìmánì tó ní ẹ̀ ó ti kò nínú ọkàn rẹ̀ ẹ̀hẹ́ ó ìṣẹ̀lẹ̀ agbẹ́gbẹ́ra báyìí bí i pé ó wá sọ pé tó ń bá ní kí nǹkan ṣẹlẹ̀ báyìí lójú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pé kí kìíní kan ó wù báyìí èsì ó wù báyìí ó pọ́síbù bẹ́ẹ̀ idán burúkú bọ̀ ìhàwó ní mùsùlùmí ó consider là wá ń sọ fún wọn ìhà tó consider ní pé ó mọ̀ ṣe àkàrù sí ẹni àá tí ò sí bẹ̀ni ìbí bẹ̀m̀bẹ̀ wọ́n sì yìnbọn yẹn sí jẹ́ a máa yìnbọn okù dánù bí òkú rẹ̀ fọ́ lẹ́sẹ̀ dánù but tí ah, wà páyàn àà dákùnmọ́ pa mí ó wà lọ́mọ ìjọsìn fọ́ bẹ̀ni kí ó tó lọ ń jọ́sìn fáwọn pé àwọn ayé ẹ̀yin ayé ẹ dákun ẹ̀yin ayé ẹ̀yin agbọmọlọ́wọ́ ẹni ẹ̀yin ní kíníkà ẹlẹ́mọ́ ní kíníkà irọ́ ni ẹ̀kẹ́kẹ́ tọ́ al-muslimu yakunu qawiyan wallahi sun tó bá ní imanun sadiqun salih tó ní ìdígbàgbọ́ tó ṣe wallahi àwọn àjẹ̀mú sì mọ́ sáfún nǹkan àjẹ̀mú mọ́ sáfún yìí ibi tó bá wà báyìí tó ń gbogbo bẹ́ẹ̀bí 360 uh, circumference báyìí wọn ò ní débẹ̀ tí iman yẹ bá wà strong àwọn jínú mọ̀ sáfún káàkiri sí kọ́nà wò ní anything láti máa bẹ̀rù ẹwà alìjẹ̀nú kẹsì kílókè mẹ́ta alìjẹ̀nú kílókè mẹ́ àti àmọ́rawárí hundred times kí nìdí gbogbo life jẹ́ látòkìdélẹ̀ tó bá kọ́kọ́ jílá ọ̀rọ̀ báyìí ó bóyọ gbọ́wà sí tàbí báyí ó ka Kùránì àbúwọlé lọ lọ sí àkáàrì lẹ́yìn ìgbàyànkọ́ òtún ẹ̀sìn mọ́ kàtírà ó tí ẹ̀rá yà jẹ̀ lókẹ̀ yóò ti ṣwájẹ̀ lórí igbó èyàn olèlé dákùkú omi jàre eléyìn toilet adkar ó fẹ́ wọṣọ tuntun adkar ó fẹ́ wọ bàtà tuntun adkar ó fẹ́ wọnú kíníkà adkar ó fẹ́ wọnú lé adkar ó fẹ́ kò já lẹ́nu rẹ̀ ẹwọ́n tó wọ́n mọ́sí láwùjọ wáyé pé fda aljọ̀lọ́wọ́ mọ́ dáwà rẹ̀ àwọn yíwá vulnerable because àwọn wikọ̀yàt àwọn protectives tó yẹ káwọn òbí mọ́ fọ́mọ láti kékeré pé fún wọn wọ́n protect àwọn ẹ̀yà rárá yíò gbọ́dọ̀ mọ́ protect àwọn ọmọ àwọn kẹmọ̀ jáde anẹ́bì ní kí n bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn àwọn àjẹ́mọ́ àtúnmọ̀ dà anẹ́bì ní ẹkọ́ àwọn ọmọ yẹn kódà nẹ́bì ní pé tẹ́ bá fẹ́ sùn lálẹ́ gbogbo askiya gbogbo ẹgbẹ́ gbogbo àwọn nǹkan mú mi gbogbo abọ́ tẹ́ mọ́ ń kó sínú tọ́ ẹ́skìtì gbogbo wà sí ẹ̀lẹ́lẹ̀ báyìí láà ẹ̀dí gbogbo tó kúrò tó bá ní kọ́kọ́ ma fọgbẹ̀ lálẹ́kẹ́ gbogbo everything kó neat wọ́n ma ń láìkì tó bá dọ̀ ti gẹ́láwà ìjẹ̀mí nígbàtí lè rẹ̀ kò yàtọ̀ sí everything wà clean neat ó ní ti táyé ó ní ti tẹ̀sìn ẹbá délé báyìí ṣúgbọ́n tùbá kọrùn lẹ́kọ́ ká ìmọ̀ kẹmẹ́sẹ̀ mọ̀rọ̀jà àbí kẹmẹ́sẹ̀ kíníkẹni ẹ ti fún lé ayé ẹ ti fún problem àwọn àjẹ̀nà lọ́rùn ó wà máa ké tọ́kàdà yàwó padà kó mẹ́wọ́ yìí padà mú ní sí ní fi sí ní ti ẹmọ́ ló jẹ́ kí àdúgbò àwùjọ táwọn tí wọ́n bá ń practice ẹ̀sìn tí wọ́n dẹ̀ tí ń ṣe ẹ̀sìn dáadáa tó máa wà àwọn àjẹ̀nú àmọ́ dìyàn síbẹ̀ ni ibi tán àjẹ̀nú ń pọ̀ sí jù àwùjọ àwọn jálàbìlì ẹwọ north náà inú ibi tí lo dẹ́jù ní Nigeria north wà bẹ̀ nínú àkẹ́kẹ́ ti gbọ́lẹ̀ látẹ́gbà lọ sí north ẹni pé tọ́mà north pé àjẹ́mú ti wọ́pọ̀ jù mẹ́ àwọn obìnrin ìwé ìwọ́kàmọ́ obìnrin lọ káàkiri báyìí ojoojúmọ́ wúkíà wúkíà lẹ́kàmọ̀ sí káàkiri because àwọn láwọn tọ́tùmọ̀n dáa tọ́tùmọ̀n fáìn dáadáa mọ́ tún wọ́wọ́ fún ẹrí musa jẹni àwọn aljannu náà dẹ̀ ní nǹkan àwọn náà rí àwọn rẹ̀ ìyàmẹ́ yóò rí wọn àárọ̀fẹ́ mọ́ ní access sáàmà yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní dàmú àmàyìn wallahul musawwir wa ila Allahil mushtaka wọ́n bá padà wáyá àwọn àlìjẹ̀nú àtàwọn àfún ní jálà bídẹ̀ ní ọjọ́ wáyé 5 àti 6 àwọn náà mọ̀ kó kọ́sọ́mà wà fún kọ́sọ́mà ní kọ́sọ́mà ní tó bá ti tí ó bá ti dé ń tẹ wọ́n lẹ́ta fásàlà ẹni ẹ̀wù tó bá ti dé àlìjẹ̀nú ti máa ń bẹ lára yóò kàn lọ́wọ́ eh kódà kò lù mímọ́ kò sí àti ń ṣe mímọ́ ìgbà tí wà fi bí i two weeks wọ́n ni pé tó bá tún ti anything fún padà wáwò wọ́n ti fi mí sí bí ẹ̀sìn ẹ̀yìn tó bá àfọ́mù tó ti fẹ́ mọ́ fí lẹ́sẹ̀ ní ẹ̀ẹ́ àbọ̀wọ̀ rí ẹ̀ gbogbo ẹ̀ láyẹjú tó wá bó ṣe customer nù wọ́n ti fi ọ́ medication tó fi kú bó ṣe mọ́ lọ́nà ó medication àbí education bó ṣe wà tó fi kú tẹ́ bó ṣe mọ́ sí tẹ́ bó sì ó ti tán fún yìí but tamassak bilvorukọ a ṣar'iyya àmà kí ẹ dìrò mọ́rúkọ ṣar'iyya kò dẹ̀ ní imanin sọ́díkún ìpọlọ̀bọ̀ jòkó fún yẹn so mọ̀ kókò ní pé in ti jẹ́ káwọn kí ni ma wà ní pé wùjúdù ẹbọ wùjúdù kí ni yíò ẹbọ because àwọn alìjẹ̀nú náà kọ́ nínú àti wọ́n ń ṣẹbọ jùlọ wọn náà wà so àwọn àtàwọn oúnjẹ́ àlàbí ọjọ́ ríra wọn mú ọjọ́ ń ṣẹbọ ọjọ́ ń síra so ibi tàti jófẹ́ ní ní insha Allah an bí Allah subhanahu wa ta'ala kó ṣe kó fọ́nà mẹ́rin kọkawa hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh